الحمد لله والصلاة والسلام <clears throat> على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته <clears throat> نعم بتي أشي على يدي كنا نعوي examples ننو أبيع مونيرا ashirikul akbar léyìí tí ó wà ní àwọn ẹbọ ńlá ilé ìtaṣe àlàyé kẹ́yìn ni o ni annadhru annadhru so ilé tí a wá ṣàlàyé lè ní hal yajuzu adh-dhabhu li ta'ala ǹjẹ́ ó tọ́ ká ma pàǹkan fún ẹlòmínidẹ́yìn ọlọ́wọ́ ba ní dídú títí ìbádá àbí ní dídú títú at-taqarrub ìmọ̀ wá ìsúnmà ọ̀tọ̀ ní adh-dhabhu li ajli at-ta'am èyàn kan pa ẹran pé mo kàn fẹ́ jẹ lásán ọ̀tọ̀ ni ẹ ọ̀tọ̀ wá ní pípẹ́ ẹran fún àwọn àníyàn kan wípé tó bá ti ṣe nǹkan báyìí ìwọ tó ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò mọ́tò tó rà yìí tó bá fẹ́ jẹ́ kó lásídẹ́ntì ó wà mọ́ ẹran ó wà pa ó ta ẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ sí ibi táyà mẹ́rẹ̀ẹ̀rin ẹran tó bá tó wá pa ẹran tó tó paun náà ẹran funfun nìkan ní ògbùdọ̀ ní kìní dúdú kankan lára àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí wọ́n ma sà fún wa tí wọ́n kà mọ́ fún wa gbogbo àwọn kìní èyàn lè tatara bẹ́ẹ̀ kó sí ẹbọ látara pé àwọn nǹkan tání kíyàn pa yẹn bóyá wọ́n fẹ́ kíyàn pa láti fi wá ìyọnu àwọn àlìjẹ̀nú ni so káwọn àlìjẹ̀nú ma tẹ̀lé mọ́tò wọn káàkiri so that kò ní kò ní wó àbí kan fún yà láwọn iṣẹ́ kan ní àbáwọn lázìmí kan ní wọ́n tó wá fún wa tán so a gbọ́dọ̀ payẹ̀rẹ̀ kan kódà wọ́n tó máa ń ṣe ní mọ́jẹ̀ mú gbà mẹ́fẹ́ tó bá payẹ̀rẹ̀ yìí ah kíní kan wàhálà ó ṣẹlẹ̀ ó lè lórí ó fọyàn kú ni ó lè ní kíní kan ó ṣẹlẹ̀ kíní kan ó ṣẹlẹ̀ tó gbọ́ àwọn kíní nǹkan ó kul anabi sọ inna salati ìrun tí wa nusuki dúdún kan mi tí mo ń dún kan wa mahyaya wa mamati ayé mi tí mo ń gbé ikú mi tí ma padà kú tí ma padà lọ́bọ́lọ́wọ́ ba lillahi rabbil alamin gbogbo ẹ̀tẹ́yẹnyá ọ̀dọ̀ ọlọ́wọ́ ba nìkan lè mi ń ṣe fún so túnrẹ̀ ní wípé àsọ́lá ìrun tí mo kí bó ṣe ń kí mo fún ọlọ́wọ́ ba nìkan yẹn tó tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe ó ṣe gbọ́dọ̀ pankan o gbọ́dọ̀ dún nǹkan fún àwọn ẹlòmí fún àwọn àlùjànnú ni àbí nítorí pé àwọn wòlíì kan ní ájú ni ara ó yà ájú ní títí ìbádà ni ipé ìyàn fi ń jọ́sìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala la sharika lahu kò sí orogún pẹ̀lú ọlọ́run ọba kò sí amúgbámẹ́gbẹ́ pẹ̀lú ọlọ́run ọba la sharika lahu wa bidhalika umirtu eléyìí ni ọlọ́run ọba wa ana awwalul muslimin èmi sì ni àkọ́kọ́ nínú àwọn mùsùlùmí ìtumọ̀ rẹ̀ ní wípé ẹ wá lọ mọ̀ wípé e, àṣẹ t'Ọlọ́run pa mí yìí o èmi náà ní kọ́kọ́ submit fún àṣẹ ọlọ́bá sọ nà Qur'an ọlọ́ni fa salli li rabbika wanhar ẹ máa kí mú fún Ọlọ́run ọba yín wanhar ay wadhbah ẹ wá máa dún nǹkan fún Ọlọ́run ọba nìkan náà ni ló fi jẹ́ pé gbogbo ẹran ta máa ń dún nígbọ̀dún léyà yẹn ìbádà ni ìjọsìn ni a ń dú fún ọlọ́run ọba nítorí ọlọ́run ni a dú ni kìí sí pọ́lọ́run ọba fẹ́ jẹrin àbọ́lọ́run ọba fẹ́ mú ẹ̀jẹ̀ kọ́ àmá sí ọlọ́run ọba ní wa ní gbígbẹ́ náà pé tó rẹ̀rẹ̀ yìí àbá díẹ̀ yìí hmm, tó bá ti di òru dúdú tó rù ti dúdú ó wá má díẹ̀ yìí ó lọ sí oríta mẹ́ta oríta mẹ́ta ó wá lọ sí bíbẹ̀ ni ó wà fàájẹ̀ oúnjẹ síbẹ̀ ó wà mọ̀ bọ̀wálé ẹgbọ́ olóòrùn sí pẹ̀lú ọlọ́run ọba yẹn because àwọn nǹkan tí ó ma ti ń bẹ níbi jíjú yẹn ẹ̀yìn tó ó yá lọ jú fún àlìjẹ̀nà kan ní oríta mẹ́ta ni nítorí kí bí ó fẹ́ jẹ lásán ni kò nídìí kó lóríta mẹ́ta kò nídìí kó jẹ́ ẹran funfun tí ò ní ní nǹkan kan lára àbí kó jẹ́ pure dúdú àbí kó jẹ́ ní ẹran so tó bá ti ń dípò tí ń láwọn conditions kọ̀ọ̀kan májẹ̀mú kọ̀ọ̀kan nú tó tètè kó bàtà rẹ kó ma sálọ ní o ogun tánàbí ń sọ ní hadithi wa ní sahih muslim rahimahullah wọn gba hadithi yàrá látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam la'anallahu man dhabaha li ghayrillah igbi ọlọ́wọ́ bá kó lọ ma bá ẹni tó bá ń dùn kan fẹ́ lómi dẹ̀yìn ọlọ́wọ́ bá kí ni dẹ̀yìn àwọn ẹ̀dẹ̀ ṣe gan honestly àwọn ẹ̀yàn ṣe gan ẹlòmí yóò ti jẹ́jẹ́ pé tí n bá lè lọ sí hajji tí mo àbí tí mo lọ rìn àjò yìí tí mo dé màálù méje nípa sí bí sàárè àfàlàgbájá mẹ́sìn sí ní Allahul musta'an hal yajuzu at-tawaf hawla ghayri al-Ka'ba ǹjẹ́ ó tọ́ kama inú nǹkan táwọn nìpe ǹjẹ́ ó tọ́ kama ṣe tawaf ọ̀rọ̀ ẹn pé tawaf ìbádà ta máa ń ṣe ní Makka mi yálà mọ́ṣálásí ni yálà àwọn sàárè ni àwọn kìbáàb wal adriha àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí mọ́tò àbí anything ìjótọ́ la yajuzu tawafu illa bil ka'bati kò tọ́ kí ẹ mọ́ ṣe tawafu rọkìl kankan mí tó bá ti yàtọ̀ sí alka'ba ọlọ́basan Qur'an ọlọ́ni waliyatawafu bi baytil atiq ẹ̀yà kan báwọn yẹn ṣe ń ṣe tàwáfù baitul masjid al-haram al-ka'ba gẹ́gẹ́ bí ọ̀là màláíkà ń ṣe tàwáfù ní òkè lọ́nà ní sánmẹ́lẹ́ keje gẹ́bù ṣe wà níbi àrífẹ́ Ànábì sallallahu alaihi wasallam tó rẹ̀ ipé lójúmọ́ kan lójúmọ́ kan 70,000 màláíkà ní ma ń ṣe tàwáfù ní ọlọ́wọ́ bá ti ń bẹ ní sánmẹ́lẹ́ keje ṣe wá ráwọn 70,000 batches láti bà tọ́lọ̀ ti wọn ní ń wá sí mọ́láyé táyé fi parí àwọn batch 70,000 batch mi ní ó tó wá ìtumẹ̀ ní kójójúmọ́ 70,000 náà lọ ń ṣe tawaf ilé ẹ̀ tó kí lè lọ mọ́ bẹ́ ní tàbá ń sọ fún pé kó mọ́ sí lọ́wọ́ bá tó bá lóhun òní sí tí wọ́n bá ní òní sí lọ́wọ́ bá ìjọsìn ìwọ lọ́wọ́ bá yẹn kò dé kankan kú o màláíkà anábì ń sọ wípé ní sánmà láwọn sàmọ̀wá ọlọ́wọ́ bá dá ibadullah ni wá kìkín rẹ̀ wọn wala láìmẹ̀ kí ń sinmi ìmí wà nígbà tọ́nà ti da ní kan ṣe subhanallahi wa bihamdihi subhanallahi na. azim in ti kan sinu ìmí káwà lórí sujúd ní kan sinu wọn bá lọ́ntí ẹni ìmí káwà lórí àwọn oúnjẹ wọ́n mú wọ́n fẹ́yàwó wọ́n lọ́bíṣẹ́ ìjọsìn ni ọlọ́wọ́ bọ́ wà máa lékún ní kò lé kankan nínú ọlọ́wọ́ bá wallahu al-ghaniyyu wa antumul fuqara ọlọ́wọ́ bá lọba tó rọrọ̀ ẹ̀yin lólùsí ìwọ̀lẹ́yìn lólùsí ẹ̀yin lẹ́ni tẹ́wà lọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ wà kẹta lọ́dọ̀ tí a ló fi wà nínú hadithun kudsi gbé law anna kulli ya ibadi law anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum kanu ala ma zada dhalika fi mulki shay'an ọlọ́ba ń sọ wípé àkọ́kọ́ inú yín ìgbẹ̀yìn yín èèyàn yín àlìjẹ̀nú yín gbogbo yín ọkàn yín wá dà gẹ́gẹ́ bí ọkàn Jibril ẹ̀sìn lọ́wọ́ ọba wàláì kò lè kẹkẹkù nínú ọlẹ́ mi ọlọ́wọ́ ọba kò lè kẹkẹkù kó mọ́ àmà ọ̀rọ̀ wípé bí mo ṣe ń sin lọ́wọ́ yìí eh, ọlọ́run tí wọ́n sọ bákan náà pé kí ó gbóyín kẹ wá yàyàkúyà gbogbo ìtẹ̀ wà láyé ẹwà ní pé ẹjẹ́ kájọ sí mẹ́kìn ẹjẹ́ ká wíkẹ̀ ọlọ́run bá ká wíkẹ̀ bó láṣe wíkẹ̀ tẹ́nìkan bá ti sinimá kò ní lágbára ni so agbùdọ̀ ma so àwọn màláíkà wọ́n ṣe tawaf gẹ́gẹ́ bẹ́ẹ̀ láwọn mùsùlùmí láyé wọ́n máa ṣe tawaf ká máa ṣe tawaf mi nínú nǹkan tó lágbára wallahi billahi ta'ala ó láwọn masajidi mi tó ṣe pé fil masjid ibẹ̀ ni qabru shaykhin wa kubbatu shaykhin wa darihu shaykhin sarif bàbá kan bẹ̀m̀bẹ̀ kí náà pé àwọn kìbáàbù ni àwọn bidom sáré mushayyada musharrafa àwọn sáré tí wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ wọ́n dá sọ kíníkàbó yóò yóò fẹ́ ga tó tẹ́ tí wọ́n ṣe tí wọ́n kọ tí wọ́n kún tí wọ́n tàíṣẹ́ ẹ̀ wọ́n fi èsì sí wọ́n fi fánù sí sàárè ní ẹ̀wọ̀ ó ti ní sàárè kẹtì mo ti rí báyìí nínú lọrí bí náà ni wọ́lá nínú lọrí bí náà ni sàárè ẹ̀ wà báyìí mọ́sálásí ẹ̀ wà báyìí tó bá ti wá di jọjúmọ́ tó bá ti fẹ́ kó tó wọnú masjid sàárè ló kọ́kọ́ já sí ó wà kọ́kọ́ tàwáfù sàárè bí ẹ̀mẹ́ ìgé tó bá ti wá tàwáfù tán ó wà wọlé lọ kí jùmọ́ subhanallah ya alhamdi subhanallah ya ó kọ́kọ́ ṣẹbọ náà ó wá lọ ṣe ìbádà tí ẹ máa ń ṣẹbọ àti ìbádà pọ̀ ni ó mú kan ní àìdà kó jẹ́ lẹ́bọ̀ àbí kó jẹ́ mùmínì ni so àwọn yẹ́dẹ̀ yìí ṣe tàwáfù sàárè yìí wà láì síkẹ̀ kìí ṣe kéèké in tó ti lágbára gẹni ni ó wá mọ́ ń dùnyẹ̀ pé fi mujtama'i al-muslimin kí mọ̀ rí nǹkan báyìí ní àwùjọ àwọn musulmi ká mọ̀ ṣe tàwá ìkọ́kọ́ máa ṣe òkú sí ilé àbí sínú mọ́ṣáláṣí islam kọ́kọ́ takọ́ná how much more kí ẹ wá mú ní àwọn ibi tí yóò ti mọ jọ́sìn fún Ọlọ́run Ọba nígbàtí Aisha radiyallahu anha àti kan nínú ìyàwó sallallahu alaihi wasallam Ọlọ́run lọ sí Habasha mẹ́tàn lọ sí Abyssinia wọ́n ní bíbẹ̀ àwọn one time gbàna tánàbí wà ní tánàbí ń pọ̀ kàkàkú lọ́wọ́ tára ní Ànábì nígbà yẹn Ànábì wá Allahu al-yahuda wan-nasara igbi ọlọ́ọ̀bá kó mọ báwọn yahuda tàwọn nasọ́rọ̀ kí náà ṣe al-gulub fil qubur wa fil adriha kí ẹ mọ́ sí kọjá àlà níbi àwọn sàárè àti níbi àwọn nǹkan tán mọ́ lórí sàárè yìí àníbi pé igbi ọlọ́ọ̀bá kó mọ báwọn àníbi ò fàṣọ sójú yóò tún yọ ara ni ànábì sallallahu wọ́n mọ̀ mú sàárì àwọn ànábì wọn àti sàárì àwọn ẹni rí wọ́n wá sọ di bitán ti mọ̀ jọ́sìn fọ́lọ́wọ́ bá wọ́n sọ di pé wọ́n mọ̀ sí sàárì sàárì Ibrahim Niyas ní kaula kí ló ti dìbá wallahi wathanun yu'bad min dunillah lómùkú mẹ́rin báyìí ní tẹ́mù mólìdì sàárì bàbá yẹn lómùkú wallahi òsà ní tán jọ́sìn fún jẹ́yìn ọlọ́wọ́ bá sàárì ìbìlá lọ́fà òsà ní tán jọ́sìn fún táwọn yóò jòkó báyìí wọ́n jòkó tàwádùn àní níjòkó tó ẹkí yẹn jòkó ọjọ́ ọlọ́wọ́ bá tí wọ́n dorí kọ́dọ̀ báyìí ní àwọn òjòkó ìbádà kẹ́mọ̀ rí pé àwọn ènìyàn wọ́n ti submit tẹ́yẹnyẹ fún sàárè sàárè ti di ọlọ́wọ́ bá tán jọ́sẹ̀ fọ́jẹ́ yẹn ọlọ́wọ́ bá wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ síwájú sàárè gbogbo nǹkan tán fẹ́ gbogbo tán fẹ́ gbogbo ẹ̀lẹ́dàkùn sí fún wa ẹ́ ya ṣe wù kìníkan ya kìníkan ya kìníkan sàárè náà pè yẹ́ o níjọ́ tí wọ́n kọ́nkọ́ Mákkà Ànábì wa sọ fún Àlí Àlí wa sórí la tada qabran mushabrafan illa sawaitahu ó gbọ́dọ̀ fi sàárè kan táwọn èèyàn tó ti gajù ara ó gbọ́dọ̀ lẹ́fù rẹ̀ ní sàárè nǹkan èèyàn ma lẹ́fù rẹ̀ ní tí ó bá kan ara wá sókè kínkíní láti fi ṣìyàtọ̀ láàrin ilẹ̀ yókù kẹ́ẹ̀mọ́ design rẹ̀ ẹ tún kókúta funfun sí ẹ tún fi èsì sí ẹ tún fi géètì sí wọ́n tún wá gbà wọ́n yẹn síbẹ̀ láwọn sàárè tó bá ti já wọn tó ti àwọn sàárè tó ti yàyàkúyà wọ́n tún gbà wọ́n yẹn síbẹ̀ àwọn yẹn iṣẹ́ tí wọ́n bí gate man àwọn àwọn náà wà ní charge sàárè yẹn àyó mọ̀ lọ́wọ́ sí àtàmọ́sọ́hó tàmọ́sọ́hó wọ́n mọ̀ fara pa sàárì ẹ̀bá ẹgbọ́n mọ̀ sí parọ́ báyìí kí ní kan albarka albarka wẹ́ni rí sẹ́lẹ̀bọ̀ níwá ni tí ah, mùsùlùmí níwá ẹgbẹ̀rẹ̀ pàfà kan kú ní ìsìn báyìí a fẹ́ gbókù àfáwọn jáde báyìí wàhálà ti bẹ̀rẹ̀ ní ẹ̀ àyúbẹ̀rẹ̀ sí ní ma jà kí ní jà sí sẹ́fẹ́ kí ní sí lára ní ara o wọ́n fẹ́ fọwọ́ kan àfáwọn kan lè bàbá fi para báyìí albarka ah, wẹ́ni orí albarka wẹ́ni ọlọ́run kí ni tí mo gbogbo àwọn àtàní yá eh, eh, ni bùkátà rí òbíyá látijọ́ yìí ládùgbò gbogbo ẹgbọ́ tẹ́ti ṣe níta mawalid ah níta mawalid tó bá lọ kí ní pé orí àfáǹdá níbẹ̀ gbogbo bí kíyàtí lọ dáadáa ní níjọ maulid tàbákọ́ lọ ṣe díkìrìlà anfas ní ìdíjọ́ bí fọ́ maulid tó bá ti dalẹ̀ ah ẹbọ̀ ẹ̀ ti pọ̀jù wọ́n kọ́kọ́ lọ sí ìdá ìdá yìí ìdá fáyé ni ìdá tó fi jà kó tó kú ìdá ní òun wọ́n wà lọ sí ìsàárè

ọlọ́run tó jésù ọlọ́run náà ni ọlọ́run tó wá sáyé lòun náà kó dẹ̀ lórí bìrìkì rárá ń gangan ọlọ́run ó mọ̀ mọ̀ kò ní sánmà ó wá wá sílẹ̀ láti wá gbé láàrin àwọn èèyàn ó fẹ́ mọ́ bá ṣe ń fíyù ẹ mọ̀ develop díẹ̀ díẹ̀ ni àṣejù àṣejù àṣejù ló jẹ́ pí ẹ̀ tó bá rí pé àwọn èèyàn fẹ́ ah àfà lẹ́yìn ẹ̀yìn náà tún ní o ẹ́ má sọ bẹ́ẹ̀ mọ́

tí ó fẹ́ fi mí kẹjọ ọlọ́ọ̀bá ni kúl ma ṣá Allah wahda sọ pé tọ́lọ̀ọ̀bá ni kán bá ti fẹ́ ma sọ pé àtà nẹ́bí ma ma fi àti sí anábi ti gbogbo lẹ́kún ẹgbọ́ tẹ́yẹyẹ anábi ń bẹ̀rọ anábi Allahumma la taj'al la taj'al qabri wathanan yu'bad min dunillah ọlọ́run mọ́ ṣe sàárè mi mọ́ sí ní tánmọ̀ jọ́sìn fún lẹ́yìn Allah ẹlùmílẹ̀ a máa fáwọn tí wọ́n jọ́sìn fún ẹlòmí lè mọ́ nípa fún wọn ní excuse kìí ṣe fọ́níká òyìn mọ́ Joseph fáwọn wallahi kẹlòmí tó kú ó ti àṣàrọ̀ sí kọmọ jọ́sì fún yóò ti máa sọ àwọn ọ̀rọ̀ yóò ti máa ṣeṣẹ́ àwọn iṣẹ́ tó pọ̀ gan ó pọ̀ gan nínú ọmọkọ̀ láti Ibrahim Niyas wallahi rabbil kaaba tẹ́wàlẹ́ táwọn yẹn sàṣẹ́jù nípa àfáà yìí ẹmọ́ òbí àyẹ́ká dédé sàṣẹ́jù àwọn ọ̀rọ̀ táwọn àfáà yìí ti sọ kalẹ̀ ó ti pọ̀ jù ó láwọn orin kan àfáà yẹn kọ àwọn orin orin ẹ̀mbẹ̀ lórí fóònù yìí èyàn fi ń rìnlẹ̀ wípé èmi ní fi àwọn èèyàn wà ní Jannah yí sì tún fa àwọn èèyàn wọ́n náà hikmati pẹ̀lú hikma èmi ni ó ń sọ bẹ̀rẹ̀ kéṣe kí bí i àtọ́ pamọ́ wà ló ní tẹ̀fsìrì gan ó ń ṣe tẹ̀fsìrì ó sì ń tu àwọn ọ̀wẹ́ bọ́kalẹ̀ báyìí ipe bẹ́ẹ̀ ni tí ẹ̀ bá ní pé la ilaha èyàn tó bá ní pé èmi ni Allah ẹ̀kẹ́ ń ni

kí ẹ mọ́ ṣe tọ̀wàbù sáré ó ti wá dì nǹkan tó ti wá gbalẹ̀ ó ti gbayé ó ti gòdé tí ó ìbáyìí tí rí kìtí ìdọ́dọ̀ tí ní òyìn bọ̀ wá tán ti wá bẹ̀rẹ̀ sí ní máa sin sáré kan sádúgbò yín sáré yẹn wọ́n ti ń sin stage 1 stage 1 hmm, nọ́mbọ̀nù ó padà rí ìjọ kan wọ́n kà rí péjọ jímọ̀ kan ah, ẹgbẹ́ lọ ṣe ziyara sáré àwọn bàbá ẹ̀ẹ́ ah, wọ́n kà lọ wọ́n kàdé bí sàárè ní kíní àkíní kan ẹmọ kí ọlọ́run ní ẹmọ pé sàárè ẹmọ kí ọlọ́run ní ó tó bá kọ̀dà yá wọ́n kàdà máa pè tó wà nínú sàárè yẹn kò sí bẹ́sẹ̀fẹ́sẹ̀ tẹ́ẹ̀fì ní pìyàn tó wà nínú sàárè yẹn ló jẹ́ pé ìsìlámù gbé gidi gbogbo àwọn àtẹ́yìn bá lè gbà lọ́mọjọ́ sí fún sàárè adébìn sọ sallallahu alaihi wasallam hanibin ke man tofa bil bayti tó bá ṣe tawafu ilé Ọlọ́run bá lẹ́ẹ̀méje eh wá kí méjì bí ìgbà tó bá ọrọ̀ eh, okùn ẹrú kò ní ọrùn èyàn ni eléyìí tí a wà fi gbẹ́yìn lé ní inṣáàlá òun náà ni kí ni ìdájọ́ sẹ́hẹ̀rọ àsẹ́hẹ̀rọ ìmá ṣe idán ìmá padán ìmá ṣogun nínú àwọn nǹkan tó ti di gbajúmọ̀ láwùjọ ni kódà ní tó ma fi máa fà ní wà lẹ́yìn lè wá bá yín ní ìsinmá in tí mo ti fèsì dáadáa ní kíyàn ti wá bá mi rí

àwọn apanilẹ́kúnjayé àwọn tí wọ́n kàn parọ́ fáwọn èèyàn láti máa fi àwọn kàn pàwọn èèyàn sí ibi ẹbọ nítorí àpótara wọn wọ́n àwọn ẹni wá ń ṣe wípé búkí kí ni mo fẹ́ ṣàlàyé fún ìwọ tó kọ́kọ́ jẹ́ Christian báyìí náà iṣù tí ẹ pọ̀ sí kí wà ó ti kọ́kọ́ dàgbọ́n lójú àwọn òkè àwọn èyí ṣe àfá níyífá alẹ́nìkan ti lámọ́lẹ̀ fún mi rí pé ẹlẹ́yìn ń ṣe kíní ẹ̀yìn sáfánù gbogbo padà sí bí máa ṣe idán bóò ní kìíní ìṣẹ́wà gbalẹ̀ láwùjọ wa débi pé ó wá di wípé ìwọ tó bá wá mógun ṣe ìwọ tó mọ jálàbí ṣe ìwọ tó mọ yẹ̀pẹ́ tẹ̀bí babaláwo tó in tán pè láàfà ìwọ tó bá ti lóògùn ni ìwọ tó bá jẹ́ kí náà pè Ṣàngó tí táàmù yàtọ̀ láàrin àwọn àti ọlọ́sùn Òṣogbo ìwọ wá láàfà ìwọ láàrin ah, ni kí ah wíbẹ̀ jẹ́bẹ̀ kún fàyàkún bẹ lọ́wọ́ rẹ̀ ta ló sọ fún pé àyà kan bẹnu Qur'an tán bá ti wí ló jẹ́ kíríkà lọ́mọ̀ kò sí àyà kankan nínú Qur'an tí ń ká tí wà ní wíbẹ̀ kó ma wíbẹ̀ kò sí irọ́ ni kò sí àyà kan tí ń ká nínú Qur'an tí wà ní tí má ti káyà yìí ó yá dẹran ó wà dẹran wàlá kò sí irọ́ ní jẹ́bẹ̀ tí má ti káyà yìí nìkan ni ó dọ̀bọ́ ni ó kàn wọ́n kàn fi wá sí wọ́n kàn parọ́ ni in tán ma ń ṣe ní wípé ṣe rí skópù ní kíní wọ́n fẹ́ fi yín jẹun ni ká tó lè fi yín jẹun akọ́kọ́ ní láti kó ìbẹ̀rù wá sí yín lọ́kàn o ma wá fáà kíní ni wọ́n ni ó dẹran ní sí ó dẹran èmi fẹ́ dẹran o wọ́n wà mú yín sí bí ẹran ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ti dagun anything ẹni ìṣòro bẹ́ẹ̀ kan mú fóònù ẹlú bàbá wà á nílùmọ̀ sáájídà lè láàrín lọ́lọ́run sọ́rọ̀ ara bàbá lòun mọ̀ pé ọlọ́ni ẹni a mọ̀ pé bàbá ní ó pé gbogbo kí ní padà síbi àṣẹ́hẹ̀rù idán táwọn ní ṣe àwọn olóbi wà ní wàláhì babanlá ògbò ní níwọ́n babanlá onídán níwọ́n àwọn èèyàn sì sọ wọ́n di àfà subhanallahi wa bihamdihi subhanallahi alazim ọlọ́bá sọ ní Qur'an ọlọ́ni walakinna shayatina kafaru yu'allimuna an-nasa sihra tí ẹka wọn shayatin àwọn èṣù àwọn náà ya kèfèrí àwọn bí mo lè bọ́ lọ́wọ́ báyìí yí sì yọwọ́ rẹ̀ jáde ó lẹ́nìkan tán pè ní Tajul Adabi bàbá ìmọ̀ ń ṣe kíní gan ìmọ̀ ń ṣe idẹ́ gan wàláhì bàbá ilé gé orí rẹ̀ báyìí yóò yọ orí rẹ̀ kó ń bẹ̀ báyìí bẹ́ẹ̀ ni tẹ́sì bí pórí ti yọ yóò sì gbé kalẹ̀ yóò sì gbé orí síbẹ̀ padà bàbá ńlá idẹ́ lélẹ̀ kò sí ó kò sí nǹkan méjì ń bẹ̀ tó jù dá lọ àwọn yẹ́sì ń ṣe kíní ẹ́ wòlí lẹ́ni yóò ẹni rẹ̀ ni ó wàláhì kìí ṣe wòlí honestly because today yìí hey wala láyé tó lágbára gẹ́ ni kìí ṣe tó kéré gan o tí ẹ ma gbọ́dọ̀ fi ojú kékeré mú o ẹ́ ìdẹ́ ìwá ni in tó wá fọ́nì jù ní pé wọ́n tó ti wá gbé wọnú ilé ọ̀pọ̀lọpọ̀ wa through àwọn entertainment in tán pè ní idẹ́ oní kí ẹ ma ṣe àwọn nǹkan tó ṣe pé yóò jáde kò nínú al'ada in tó jẹ́ pé látúfà mọ̀kọ̀rọ̀jùfù bába ti máa sọ ní ẹ̀ pé ìdánwò in tó pé látúfà mọ̀kọ̀rọ̀jùfù ibùgbàjáde rẹ̀ ó wẹ́gẹ́ wọ́n lè ṣe sí yẹn kí n kò sí sí yẹn lóòtọ́ àwọn olóríwà tàtó sí àṣẹ ìtò níbi ọ̀rọ̀ dán àwọn bí i pé kò sí tán pè ní dẹ rárá tán bá sí nǹkan sí ọkò lè mọ ìrọ́ tún lè yàn tán bá se idán ó lè múyàn yumrid bal yakful o lè fàárẹ̀ kódà o bẹ́ẹ̀ni ní idán ẹ́ nítorí ìbẹ́ àwọn ni wọ́n bí àwọn wọ́n lè wá fi kíní fi àsọ́bà ṣe báyà rí ibi ní ọgbọ̀dọ̀ sí ń ní pé kí wá máa bẹ̀rù ní jẹ́ kí bẹ̀rù bí i kí ìbọn ní ibẹ̀ tàbáyìnbọn kọ́ ní pé kí kò lè ara o ìbọn lè bá ọ́ tí ó sì ṣe sábà bí ikú rẹ̀ o gẹ́gẹ́ bẹ̀ẹ̀ nìdá sáwọn ni a mọ̀ bẹ̀rù gbọ́n ní bẹ̀rù títí Ọlọ́run bá pé ha tọ́ káàmọ̀ dú ẹran fún balókù báyìí káàmọ̀ bẹ̀bọn ìbọ́dákùnmọ́ pa mí sábàbù ni ó jẹ́ kò yá ní dẹ́kùn gẹ́gẹ́ ni ó yà gbẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ bẹ̀ẹ̀ nìdá sí rí so èyàn wá lè ṣe dán àfi kí èyàn fẹ́ mọ́ hmm? àwọn àlìjàn lónìí àwọn àlìjànú lè gbé fún wáyé tọ́ nítorí connection náà ni gbogbo ẹ̀ bàbá kan wà tó ti ní connection òun gẹ́gẹ́ ti di ògbóni àbí ògbóni sí lọ́mọ́ ń pè wọ́n ni ó wà lọ bá bàbá ẹ dákun ẹ̀mí mi náà wọlé wọ́n mọ́ múyẹ̀ wọlé ni wọ́n lè wá sọ fún wáyé pé ni bàbá fẹ́ wọlé o bóò ní ṣe ká mú wọlé wọ́n kọ̀kọ́ ní kó ó lè ní kó yàwẹ́ Kùránì kó wá lọ toilet kó ṣe kọ̀dọ̀wìl hajjá kó bí àbùkátà kó wá lọ yàwẹ́ Kùránì tó ti yàn kó wá fi yẹjú ara rẹ̀ àwọn kan tó sì pé túbọ̀ gan bá ṣe ìwọ̀gún mọ̀ kéèkéè fìrí ními ẹlẹ́bọ̀ ními ìgbà ló wà bẹ̀rẹ̀ sí mọ́ lú àwọn àlìjẹ̀nú ló jẹ́ pé àwọn àlìjẹ̀nú wọ́n ma gbéṣẹ́ wá wọ́n ma gbéṣẹ́ wá bá ń wo kí yìí mo fẹ́ ọmọ mi fẹ́ fẹ́yàwó ó kọ bàbá rẹ̀ ní ó kọ ya rẹ̀ ní àwọn bọ̀ ń wo wọ́n wá ń tẹ́yẹpẹ̀ àwọn wo ni wọ́n mọ̀ tán mọ́ ń tẹ́yẹpẹ̀ tẹ́lẹ̀ àwọn táwà gbọ́njúmọ̀ tán mọ́ ń tẹ́yẹpẹ̀ o wàláhì àwọn ọlọ́sùn Òṣogbo àtàwọn onífá ni ṣe bọ́ ni mọ́ ń tẹ́yẹpẹ̀ tán mọ́ ń wo kíníkan ọ̀sá méjì kíníkan bóò ló ṣe Allahu musta'an àfà fi ọkọ́ mọ́ sàlẹ́fà mẹ́ pé ẹbọ́ lẹ́lẹ́yẹ gbọ́dọ̀ sí o afáàgan ẹ̀ẹ́lẹ́ mẹ́yàtọ̀ láàrin àti oníṣàngó mẹ́bà ìyàtọ̀ kan ni wọ́n ìyàtọ̀ tí wọ́n ní pé oníṣàngó oníláwà nílà àwọn ilé ọpọláyì níbi program níbi tagbangba mo rí fídíò àfáàyẹn àwọn oníláwà ní nípa ó sì gbé ògùn jáde báyìí ó sì gbé jáde níbi abẹ́ agbádá ni ó sì báyìí kí ní ọ̀kẹ́ nìkan fúẹ̀ ó sì gbé wọlé padà àwọn ẹni Allahu Akbar Allahu Akbar nígbàtí yẹn gbé kẹjáde ní fúẹ̀ wọ́n ni bàbá gbé jáde bàbá gbéṣẹ́ jáde kí ní ogun abẹnu gọ̀ǹgọ̀ báyìí káfà ma sọ fún ipé ẹsọ́gùn ẹsẹ̀ ọká tí ẹ bá ṣe kí ní kẹ́ sí kẹ́ fún lọ́ọ̀ká kí wá lókùnmọ́ kí lókùnmọ́ ẹsọ́gùn ẹsẹ̀ ẹsẹ̀ kí ní kẹ́ ma àfọ́ ma sọ fún ipé ma dúó dídú ọ̀rà dí ọmọkùnrin ò tó gbé nǹkan sára ó gbé nǹkan jẹ́ ó ẹnìkan yóò mọ́sùn wọ́n fẹ́ pọ́n kékeré the greatest advertisers ogun àti idán bẹ́ẹ̀nà tó ń ta òka òka kún fáyàkún òka ẹlẹ́ni àdánwò ewò lòka kún fáyàkún òka bàbá jíjọ láàdánwò àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ báyìí wọ́n tún kiri ẹ̀ káàkiri gbogbo náà lọrin òka bàbá kìnnìkà ayọ́ sì mara òka àtajà òka ìwọ náà wò náà èyàn fẹ́ ta òka àtajà fún ọ yóò wá gbé mọ́tò hẹ́gẹ̀hẹ́gẹ́ kan táyì Ogun State ah Ogun State tó wà ní ẹkó ti mú kanú òkàkó ti fi gbá mọ́tò káàyàn ọmọ wá láti lọrin kàmù wá rò kàmù ẹmọ̀gbọ́ àti wọ́n wá rò káyí láti China ẹmọ́ lọ China kó lọmọ tó kàmọ́ tàn lọrin ma wọ́n pẹ́ sí ń kọ́rùn yẹ̀tọ́ lọ sí bí ẹbọ lílé tí wá rí another way tó tó fi wá smọ́gù idán wọnú ilé Frank pẹ̀lú araba ní ọ̀nà tán fi junior jẹ́ yóò rí pé bí àwọn fíìmù yẹn náà ti neutralize àwọn nǹkan tó jẹ́ bọ̀ yìí sínú ọkàn wa ni tó ṣe pé tẹ́lẹ̀ tí ma rí tó bá tẹ̀yẹ̀ pẹ̀ báyìí ẹ́ kẹfẹ̀rí lélé yóò oníkálùkù mọ̀ bí dọ̀rú rẹ̀ ikẹ́ kẹfẹ̀rí lélé àmọ́ níbi fíìmù wọ́n ti ṣó bàbá kan àfààlò náà ó wá gbé ẹ̀pẹ̀ jáde ó sì tẹ̀ báyìí wọ́n mọ̀ o ọmọ yẹ kí mò ń sàṣejù ibi tẹ́tù kó bá wà nìyẹn wọ́n kó bá wá ń bí ẹgbẹ̀ àwọn kìíní èyí ò ní problem yóò lọ pastor yóò lọ sílé àfà wọ́n ti wá jẹ́ bìlìfẹ́ tó o ó gbùdọ̀ láàfà àbíkò ní pastor kódà mùsùlùmí lọ lé pastor wọ́lá alábùkún ní ẹ̀mẹ́ ẹ̀dà alọ́síbẹ̀ kọlọ̀wọ̀ àwọn musulmi bẹ̀ orí àpáta ní àpáta àdẹ́wò mẹ́ àwọn musulmi pọ̀ mẹ́nà tánkẹ̀rẹ̀ àwọn ní musulmi lórí àpáta àwọn lómi lo 42 days lórí àpáta alájá kíní kílẹ̀ wà lérí àpáta sẹ́fẹ́ lọ sẹ́lù bọ́dí ó wọ́n sì níwá kíhùn ní tí mọ́ndó yẹn ni ẹ̀ lérí wá kíhùn orí àpáta shortcut kíní kan bàbá night wọ́n ṣe kan níbi kíní mẹ́lá ìpẹ́ mọ́ gbọ́ mọ́lọ́rà kan

òun ni pé yàtọ̀ sí pé wọ́n neutralize níbi films ara àwọn àfáà tí wọ́n wo tẹ̀sùbá nínú film wọ́n wo kùránì nínú film wọ́n wo mi nínú film kálù pípé ẹ̀ẹ́ kò mí ní ẹ̀nà in tó jẹ́ kó gbalẹ̀ ní ẹ aburú tí film yẹ ti dálẹ̀ sáwùjọ wa kìí ṣe kékeré nínú ẹ̀ náà ó tún láwọn film tẹ́ pé wọ́n ti ń ṣe idẹ́mbẹ̀ tààrà ní ní ìsẹ́bàá wọ́n ṣe Abidjan àti àwọn àjẹ́ Abidjan yóò sọ kíní kan àrá ọkàn sán ni yóò kàn lọ bá àwọn àjẹni àwọn àjẹni ojú tí wọ́n yóò lọ bá bíjà gbogbo yín sì ń wo fíìmù ẹ̀yin mùsùlùmí ẹlẹ́bọ̀lá méjèèjì ológun ni wọ́n ń against àwọn àjẹ́ kí ni fọ́lọ̀m̀bíọ́ kí làbìjà kí làwọn àjẹ́ ìwọ ń sọpọ́tì ha mú lẹ́kì ha bó ṣe ṣe báyìí bó ṣe ha àwọn àjẹ́ yẹn kàn dọ́fẹ́ ogun wọ́n sì gbé wá fún wa gbogbo wa sì gbà wọlé torí kò sí tàwídì nílẹ̀ kò sí nǹkan lẹ́ akàn pé entertainment ni nínú ẹ̀nà làwọn fíìmù àwọn ìbò Malin Legend of the Seeker kíní kan àwọn ètò kẹwọ́n mọ̀ ṣògùn báyìí ejò ó lè mọ́ padà ní báyìí ejò ó sì jáde inú ọ̀pá yẹn ah! ẹ̀yìn wá wọ́n mọ̀ yẹ̀wò tẹ́bára àwọn ìtàn máa wọ́n fíìmù sí ìtàn àwọn kíní kọ́ báyìí fatia ọ̀fọ̀ tí ó pọ̀fọ̀ fún yín báyìí pé kìníkan olúolúo kìníkan ìgbani kìníkan ohun awítúfọ́gbọ́n ní gbọ́ ohun àtàbá ṣe báyìí òkété kìníkan kílọ́kàn pẹ̀lú òkété wọ́n mọ́ ọ̀fọ̀ tó gún ti kọ́ níbi àwọn aflams yìí àmọ́ wọn ò mọ̀ Qur'an wọn ò mọ̀ Fatiha bẹ́lú mi sì dàgbà nú ó tún adágbà ó tún arí pán àfáà náà pọ̀fọ̀ yìí èmi ti ráfà leaves kókó báyìí ìwé ọ̀fọ̀ ló wà ń bẹ̀ kìí ṣe ọ̀fọ́ Yorùbá tó píọ̀ ní kìí ṣe kí nìkan tí wọ́n sá fún ọba yìí kí ló ń sọ mú sọ wọn pàfà làwọn wọ́n àpọ̀fọ́ yíwà ní àṣà yàásí náà fún yín yàásí ọ̀fọ́ pòòlù sí jọra mọ́ tún sá yàásí níbi ọ̀fọ́ ló jẹ́ pé Kùránì ìwé hidayah ni ẹ jẹ́ ká kọ́ Kùránì ẹ jẹ́ ká mọ̀ nípa tawhid ká mọ̀ nípa ìsìn Ọlọ́run ba kó má di pé yíwà di yawmul qiyamah wa yawma ya'addu adh-dhalimu ala yadayhi níjọ́ táwọn yóò mọ̀ ti ìkábẹnu báyìí yakulu ya laita littakhadhtu ma abu rasuli sabila táwọn yóò mọ̀ ní kí ó mọ̀ sí mi ayin ah, bá ti tẹ̀lé ojú ọ̀nà níbi gbàtí wọ́n ráyé ya laita ha ha ah, kú mọ̀ sí o in bá tí wọ́n mọ̀ lágbàjá ní khalil lọ́rẹ̀ injọ táwọn yóò mọ̀ sí pé alladhina taba'u wọ́n mọ̀ sí pé fún alladhina kí náà pé àtẹ̀lé eh, àwọn sàádátana wà kùbàrọ́ ẹnà àtọ́nà sàádátana wà kùbàrọ́ ẹnà fa'adọ̀lú na sàbílà àtẹ̀lé àwọn àfáàwà àtàwọn olórí àwòbí àwọn náà ni fa'adọ̀lú na sàbílà wọ́n wá síwà lọ́nà rọ́bì àtẹ̀hìm dì rẹ́ni min al'adhab ọlọ́n ni ọlọ́n gbogbo yẹn dákẹ́ gbogbo ilẹ̀ ní ilé ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìyà tó láyé tàti wà yìí wọ́n náà tètè mọ̀ nípa wọ́n ní pé ajá fún ọlọ́bọ ẹnìkan bá ti ń sọ kí níkan tó fẹ́ mọ́ dúdú àfà kí ní tẹ̀sọ̀ yìí rárá o kò wọlé kọlọ́kọlọ́kọlọ́ àwọn tí mọ̀ pé eh àwọ́ dákù fílé ilé o fílé fílé fílé o sàbí ọlọ́ọ̀bá kó sọwá kó níbi àwọn so kó síwá nínú àti olè tẹ̀lé Ànábì sallallahu hada wa sallallahu ala muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wasallam وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته